الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقفوا الله سبحانه وتعالى أترى عليكم إكياتي قفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم أقول يا خطبة وليني أناني أرطنشك بلو الزنا àti àwọn ìgbẹ̀yìn burúkú tí ń bẹ fún ìmá ṣe zina ẹ̀yẹmà yá mi nínú ẹ̀sìn ẹ jẹ́ ká lọ mọ̀ kí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún wa kó níbi ìmá ṣe zina aya sí pọ̀ bá mú nínú Qur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ahadi láti èyí tí ó gbajúmọ̀ tí gbogbo wa mọ̀ ó náà ni ọ̀rọ̀ ọlọ́ọ̀bá nínú Qur'an ipe wala taqrabu zina ọlọ́ni ẹ gbọ́dọ̀ súnmọ́ zina innahu kana fahisha ìwà ìdọ̀tí ìwà burúkú ni zina wàsá àsẹ̀mílà ọ̀nà burúkú tí ó sì dá kí musulmi má gbà ó ní zina al-imam ibn kathir rahimahullahu ta'ala wọ́n sọ wípé Allah subhanahu wa ta'ala nínú áyà yìí wọ́n kọ̀ fún àwọn ẹrúsìn wọn kó níbi máa ṣe zina àti gbogbo nǹkan tí bá máa ń múyàn kó sínú zina gbogbo ojú ọ̀nà àti ilẹ̀kùn tó bá sílẹ̀ fún zina gbogbo ẹ̀ ní ìsìlámù títí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tí bá máa ń gbéyàn lọ síbi zina ìsìlámù kọ̀ fún wa níbi ìmá ṣe rú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bẹ́ nínú hadithi abdullahi bin mas'ud radiyallahu anhu ó àkọ́kọ́ nínú ẹ̀ṣẹ̀ tá nẹ́bí sọ ni wípé an taj'ala lillahi huwa khalaqak oníkó mú orogún ọlọ́run ọba nígbà tó ṣe pọ́lọ̀ ọba lọ dá ọ ilé ní fi ń tóbi jù nínú ẹ̀sìn òun tó wá bèèrè lọ́wọ́ ànẹ́bí pé èwo ló kù tó tún tẹ̀lélè nínú ẹ̀sẹ̀ ànẹ́bí ni nínú ẹni kó pa ọmọ rẹ ní ìbẹ̀rù wípé kọmọ yìí má jẹun pẹ̀lú rẹ àwọn afẹ́dẹ́ sàlàyé kó kó sínú rẹ̀ kí ẹmọ lẹ́yìn òní bímọ ipé nínú àwọn ni kí ẹmọ ṣe zìná pàápàá jùlọ kí ẹmọ ṣe zìná pẹ̀lú ìyàwó alábàágbé èèyàn ìyẹn tẹjọ́ ń gbé ẹ̀gbẹ́ léyìn kí ẹ sì máa bá sí ìsìnkúsí ẹ̀mà ya mẹ́ nínú ẹ̀sìn Islam èwo ni ò tí ilé wọ́lá tí ìfẹ́ rí tán nínú luwalé ní èwo la tí ìfẹ́ rí tán nínú gbórólé ní nínú lésílé lójú lésílé ládúgbò sádúgbò zina àti ṣekúṣe ó wá di tó gba ilẹ̀ ó di tó gba òde ó wá di nǹkan tó ṣe pé òun gangan na ma fi mọ̀ kí èyàn bá ti lajú ní ta ma fi ti lajú ó ti ma tó ń lọ nù oníkó bẹ̀rẹ̀ sí ní máa ṣe sínà káàkiri gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bẹ nínú hadith hadithi ń bẹ nínú sunan abi dawud gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sunanu tirmidhi imam al-albani rahimahullah wọ́n lẹ́ni hadithi ń kọwọ́ ni wọ́n ni tẹ́nì ka bá ti ẹrú kò ní máa ṣe imani ó kò lára rẹ̀ nígbà tí ń ṣe sínà ìgbà tó ń ṣe sínà lọ́wọ́ imani ti kò lára rẹ̀ tẹ́yẹn ẹ̀rù tó bá lè kú sórí sínà ìmánì yóò dúró sí lórí báyìí kò ní sí lára rẹ torí ìmánì ò lè sí lára rẹ kò tún máa ṣe zìná títí tí ó bí fi zìná yẹ lẹ́ kí ìmánì yẹ tó ṣe kí ni kò tó padà sí lára gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Imam Ahmad wọ́n mú ọgbà ìgbàwá kan wá nínú musnad wọn wọ́n ní ọ̀dọ́mọdékùnrin kan wá bá Muhammad sallallahu alaihi wasallam ó ní wò jí sí Ọlọ́run bá fún mi ní yọ̀ǹda jẹ́ kí n ṣe zìná fún mi ní yọ̀ǹda kí n mọ́ ah, kí ní sọmọ yìí anábì ni ẹ̀fílẹ̀ ẹmúwá wọn a mọ́mọ̀ yìí súnmọ́ Muhammad sallallahu alaihi wasallam anábì wa ni pé jòkó ó bá jòkó anábì ni pé zina tó fẹ́ ṣe pẹ̀lú obìnrin olóbìnrin yìí ṣé ní orí odùn kan mọ́ sí pẹ̀lú ìyá rẹ̀ ó ní rárá o àínú mi ò lè dùn kan mọ́ sí pẹ̀lú ìyá mi o ó ní rárá kò sì sẹ́nìkan tí ma ń kan ṣe zina pẹ̀lú ìyá òun anábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn náà fi mọ́ bẹ́ ṣe ń kọ́yẹ̀ jù ní ẹwọ́ bí tán gbà wọlé sí lára kó lè bá mọ̀ pé zina yìí tó fẹ́ ṣe yìí ìyá ẹnìkan ló fẹ́ bá ṣe zina yẹn ọmọ ẹnìkan ló fẹ́ bá ṣe zina àǹtí ẹnìkan ló fẹ́ bá ṣe zina àbúrò alábúrò fẹ́ bá ṣe zina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní o kò sì sẹ́nìkan tí ó fẹ́ kama bá yàrùn ṣe zina ànẹ́bì ni pé tó bá obìnrin ṣe nù kama bá ṣiṣẹ́ kú ṣe ó o ara o àọlọ́wò jẹ́ kò sì sẹ́nìkan kama bá ọmọ òun kama bá ṣiṣẹ́ kú ànẹ́bì ní pé ṣe o fẹ́ àyàntí rẹ̀ lóbìnrin kí wọ́n máa bá ṣe zìná ó ní ara ànẹ́bì ní òkè ṣe o fẹ́ fún àbúrò ìyá rẹ̀ àbúrò bàbá rẹ̀ lóbìnrin àbẹ́gbọ̀n bàbá rẹ̀ lóbìnrin ó tún ní rárá o àkótọ́ o àyìn ìfẹ́ o ànẹ́bì tún ní lórí báyìí ìtumọ̀ ní pé o ti dáhùn fúnra rẹ̀ o ti dáhùn fúnra rẹ̀ ẹni tó fẹ́ bá ṣe zìnà yìí ọmọ ọlọ́mọ àti aláǹtí àbúrò alábúrò ẹ̀gbẹ́ ẹlẹ́gbẹ́ ìyá oníyá olùm bá ṣe zìnà tí wọ́n bá wá lọ́mọ obìnrin sínú yóò dùn kama bá sí ìṣekúṣe àníbíwá gbọ́ ọlọ́mọ yìí lórí àníbíwá ní pé ọlọ́wọ̀ bàbá ń forí fi kó láyé wọ́n bá níbi nǹkan tó ti ẹ̀ súnmọ́ nǹkan báyẹn àdúrà níbi wa Muhammad sallallahu alaihi wasallam nìyẹn hadith yìí wá ní fún gbogbo ẹni tí fítọ̀rọ̀ rẹ̀ bá ṣe wà sẹ̀lìm tí ó wà sẹ̀lìmà láwọn tó rí wọ́n bá pé tí wọ́n dẹ̀ sí mọ̀kan tó wá ṣe láyé hadith yóò fọwọ́ kan wọn lórí ẹ̀mí pé ah, àǹtí aláǹtí tí mo ń bá ṣe zìnà èmi náà máa láǹtí ìyá oníyà yìí èmi náà máa níyà àdíkì yóò wá sọ ọkùn pé ah mi ní ṣe kíní yìí má ìyìn ní ṣe kíní yìí má ìwà ìdọ̀tí ni mo ti ń ṣe tẹ́lẹ̀ ọlọ́run foríjì mi láyé mi tún débẹ̀ má kí nìdí èmi náà fẹ́ bẹ́ẹ̀ fún àwọn ará ilé wa láyé tàwà lé ní oní wípé wọ́n ti wá rí pé mùsùlùmí tàbá tí wọ́n ronú báyìí à mọ́ wa owú kan máa ń bẹ lára ọkùnrin owú yẹn wọ́n máa ń pè ní protective jealousy òun ló owú tí yẹn máa fi ń dáàbò bo àwọn obìnrin yẹn ọkùnrin mọ́ ní ẹ̀yùn kódà àwọn ọmọ kéékèèké ọmọ ìkéré tí bá ń lọ pẹ̀lú ìyá rẹ̀ tẹ́nìkan máa wo ìyá rẹ̀ jù ó ní bí ó ṣe wípé àlọ́tọ̀ owó ìyá mi báyìí owú yẹn máa ń wà lára ọkùnrin láti lẹ̀ ní ní ohun táwọn kèfèrí ṣe ní pé ẹjẹ́ ayọ owú ikú lára wọn so ta bá ti yọ a lè ní access sáwọn ọmọbìnrin a lè ní access sáwọn ìyàwó wọn àtàwọn ìyá wọn àtàwọn àǹtí wọn a lè mú wọn a lè fi wọn ṣe tó bá wù wá ó wá di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa yọ owó yìí lára wa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ débi pé níbi tá a bá délé ní ẹlòmí ò ní kò sówó kan tó ṣẹ́kù lára rẹ̀ mọ́ kò sí owó kan báyìí kò sí ń tẹ́lẹ̀ wọn kò sí ń tẹ́lẹ̀ máa ṣe fún ìyàwó rẹ̀ ṣe fi rẹ̀ kọ́lá kò ní sọ̀rọ̀ àyẹ́lẹ̀ gbà ẹ̀ ṣe bẹ́ gbọ̀n mi ni ẹ̀ ṣe bá búrò mi ni ṣe bí kíní kẹ̀kẹ̀kẹ́ ni ìwọ tó wù bá tún wá ṣẹ́kù lára rẹ̀ tó bá tún sọ fún ẹbí kíní yóò dá wọn lẹ́yìn alákatakítí ni wọ́n ni àbúrò ìyàwó àbúrò ìyàwó wọ́n ní kó wá máa gbélé àǹtí rẹ̀ àǹtí rẹ̀ tí ń bẹ́lé ọkọ nínú yàrá méjì àbí yàrá kan ẹn kí ló wá wà ń bẹ́ẹ̀ tẹbá sí sẹ́sì náà ni wà láyé máa ń pọ̀ kí obìnrin tí ẹ̀kí ń ṣe máhárọ́mù rẹ̀ kó wá máa gbébẹ̀ pẹ̀lú rẹ̀ fókíní kò sówù kẹ̀kẹ́ lára wa mẹ́ ẹlòmíì yóò sì gbéyàwó rẹ̀ gọ̀kadà òun sì bọ́ sẹ́yìn níbi tí ò sówù mọ́

ẹni tó bá jẹ́ dayú tánúpẹ̀ ní dayú ẹni tí ò ní owó lára rẹ̀ mọ́ tí ó fi dáàbòbò àwọn ará ilé rẹ̀ lóbìnrin kò sí lókàn bàbá wọ́n jòkún nulé àti ìyá ọmọ sì gbọ́n múra nulé yóò sì wọṣọ tí ó sì gbogbo okùn lẹ̀ àti gbogbo ara yóò sì jáde ṣẹ́jú bàbá rẹ̀ nulé wọ́n sì máa wò àìwọ́n ni lọ skúù ni gbáà ọmọ sì jáde ń ṣe jù rẹ́núlé ènìyàn ń ṣe valentine ọdún burúkú àtọdún ná ọdún èṣù ọdún Ṣàngó ọdún àgbákò ọdún ẹ̀jẹ̀ ọdún òṣì àtọdún orí burúkú ọdún àwọn ọmọ àlè ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ àwọn obìnrin báyìí wọ́n ti lọ́nù gbogbo báyìí wọ́n sì kó ìṣẹ́jú bàbá kan náà ní o wọ́n kò o gbogbo ọ̀rọ̀ ọlọ́ọ̀bọ̀rọ̀ nẹ́bí ò wá níwúlò kankan mọ́nú ọkàn wa kò sí wà sí tẹ̀lé sí àwọn èèyàn nígbà náà ni ọlọ́ọ̀bá subhanahu wa tó wá dé kó tó dípá kò zina yìí ni kó tó dípá filẹ̀ ẹwà nígbà Muhammad sallallahu alaihi wasallam ní òru kan àwọn mala'ika wọ́n mú ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n mú wọn ọlọ́run wá sí díẹ̀ fánẹ́bì sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nínú barzakh ibi ká nàbí rí díẹ̀ nínú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn ni wípé ọláwọn rí ibì kan tí wọ́n kọ́ ilé yìí tóbi àwọn ọkùnrin wá pọ̀ nù rẹ̀ àtóbìnrin ihò ní gbogbo wọ́n wà wọ́n wá ń kọ iná sí ibẹ̀ yẹn látàbẹ́ tán bá ti wá kọ iná wọ́n wá ké pẹ̀lú ariwo tó ní agbára ànẹ́bù ń bèèrè páwọn owó ní ànẹ́bì ní pé àwọn ilé ilá bí á sọ yìí ní tí billahi minash shaitanir rajim nínú nǹkan ta ma fi ń ṣe ta ma rí ní ìtẹ́lẹ̀ oní pé ọmọ mi obìnrin yìí mo mú lọlé ọkọ ọkùnrin kan òfò ọkàn rí ìsìn kò sí èdè sí ìrìn àmá kò kí ń ṣe yìí má kó dẹ̀ ni tó bá sì ṣẹ́kù lórí pọ́ òsè ṣẹ́kù ṣe àwùjọ sì bẹ̀rẹ̀ sí ní mọ̀ owó gẹ́gẹ́ bí ọmọ burúkú pé kí ní ma ń ṣe lè ẹmọ dasọbọ ara aborímọ́bọ̀wà ìwọ ń kọ́kọ́ bò àwọn tó bá ti múra dáadáa ìwọ àwọn tó bá ti nítìjú ẹ̀yàn ọkùnrin fẹ́ fọ́ọ̀kan ó wá sáré fòdànù kí ló ń ṣe é ọkùnrin fọ́ọ̀kan ó wá fòdànù bóyá kó ṣe fò ní ẹ̀ ẹ̀mí ń bẹ lára rẹ̀ ní ìwọ ti kú ní òkú ní ìwọ lọkùnrin fi fọ́ọ̀kan olóòfin mi ọ èèyàn tó bá jóbìnrin gidi tọkùnrin bá fẹ́ súnmọ́ yóò sún sẹ́yìn nígbà yúrọ́ ẹ lẹ́tọ̀ọ́ sí kẹ́ súnmọ́ mi ẹ lẹ́tọ̀ọ́ láti fọwọ́kàn mi àmọ́ wọ́n ti dòkú kò sí nǹkan kan lára rẹ̀ mọ́ òun ló fi jẹ́ pé kò sí ń tẹ́lẹ̀ sí fún ọ kò sí tí ó ṣẹlẹ̀ ìyá zìná láyé kí wá ní ìjìyà zìná láyé ìjìyà zìná òun ni wípé ẹni tó bá jẹ́ ẹni tó ti lọ́kọ nílé ẹni tó ti níyàwó nílé àbẹ́ni tó ti fẹ́ sílé gẹ́gẹ́ bí aya bọ́mbà ilé ká mọ́dì zìná pípa ní o lílẹ̀ lókò pa ní o òfin ọlọ́wọ̀ bá ní Umar ibn al-Khattab radiyallahu anhu fi sọ pé rajama Rasulullahi sallallahu alaihi wasallam farajamna annabi sallallahu alaihi wasallam bí àwọn yẹ̀lókò bí àwọn yẹ̀ ṣe zìná ẹlẹ̀ wọn lókùta títí tí wọ́n fi kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n báyìí tí lọ́kọ tí wọ́n sì níyàwó àwẹ́lẹ́ yóò jẹ ẹgbà 100 ní Ọlọ́run sọ ní Kùránì pé ẹ sì gbọ́dọ̀ káànú wọn tó bá jẹ́ pé lódodo mùmìnì ní orí tán fìyà jẹ onísìnà wá ní àwọn tí wá lé ju wallahi Ibn al pé ìyẹn lè di ah, subhanahu wa ta'ala ọlọ́run wa ní pé tẹbá ti fẹ́ fìyà jẹ wọ́n ẹ má fìyà jẹ wọ́n ní kọ́nà ẹ e sójú ayé ẹ jẹ́ káwọn apákan nínú àwọn mùsùlùmí rí bọ́ ṣe ń fìyà jẹ wọ́n kọgbọ́n torí ta fẹ́ gbà ń bẹ̀ méjọ́lì nǹkan méjì ni a fẹ́ jẹ́ kí ẹ̀ṣẹ̀ wọn a fẹ́ fọ́ ọkó ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé a fẹ́ jẹ́ kó jẹ́ nǹkan tí ó lé ìwọ mùsùlùmí tí ó lè jìnà kú níbi ẹ̀ṣẹ̀ yìí kí wá nínú àwọn ìdí tó wá ń fa ìmọ̀kúsí zìnà nínú ẹ̀ ni ìmọ̀ owó káàkiri bí a lórí social media ni àbí lójú ayé ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni kójú ẹmọ́ lè dúró sójú kan kíyàwó lè kíyàwó tọ̀hún gbogbo àwọn ilé yìí ń kọ́ o ìmọ̀ ń padà gbéyàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ó fi lọ kó sínú àsìná ni nínú àwọn nǹkan tí ma ń gbéyàn lọ sí ibi ìsìná òun náà ni àwọn fíìmù táwọn wò ìyálà àwọn fíìmù tí wọ́n gbé wá látòkè òkun ni àbáwọn fíìmù tí wọ́n ń ṣe ní àwùjọ wa àwọn fíìmù tó ṣe pé wọ́n ma fi hàn yín bọ́kùnrin àtòbìnrin ṣe jọ ń ṣe ìṣekúṣe àwọn ọ̀rọ̀ tó ṣe pé kò tọ́ káwọn mọ̀ kéèkéé rí nísìn àwọn nàtàíjù rẹ̀ láń rí ojoojúmọ́ ni news ń lọ káàkiri lórí lórí afẹ́fẹ́ àti lórí newspaper ẹgbẹ̀gbọ́ ọmọ 16 years ó sì zìnà pẹ̀lú ẹyọkùnrin báyìí ọmọ 13 years ó sì zìnà pẹ̀lú ẹyọkùnrin báyìí wọ́n tún wá ń ṣe fídíò rẹ̀ live lórí Facebook tí wọ́n rẹ̀rìn kò sí tí ó ṣẹlẹ̀ ibìtayé bàjẹ́ dé nìyẹn nítorí tó wò nínú fíìmù ó gbọ́dọ̀ practicalize practical àwárí táwà ń pariwo yẹn gbogbo àwọn ìwòkúwò yìí ẹ̀mọ̀ná àwọn ọmọ yìí wọ́n gbé dstv sílé òun gbogbo ìwòkúwò àwọn ọmọ tí bàbá sí lọ máa ń wò wọ́n ti bàbá sí máa ń tẹ gbogbo ẹ̀ orí fóònù ó gbé fáwọn ọmọ àti ìyá àti bàbá àtàwọn ọmọ ẹjọ́ àlógí tiktok ẹjọ́ wọ́n òkú olólógí tiktok yóò kí ní yóò tọ́ wàláhì kò tọ́ àwọn èèyàn à ń ṣe ó àwọn èèyàn ń ṣe ó àmọ́ só wá tọ́ ni ni fún mùsùlùmí láti mọ̀ bá wọn débẹ̀ nínú ẹni láwọn àyè ni láwọn àyè oríṣiríṣi ni kọkùnrin àtobìnrin kó mọ̀ sí pé àwọn òfin tí ó máa gáìdì pé rárá ọkùnrin ẹdó sọ́tọ̀ báyìí obìnrin ẹdó sọ́tọ̀ báyìí kí ní ìyínkọ́ ìmọ̀ ń dáfì tí náà lẹ́ kí ara ọkùnrin àtobìnrin kó máa kára wọn necessarily ni àìsàn yìí lè wá ní agbára débi pé ẹlòmí lè bàjà tí ó fi kú tí ò ní ríbi Allah subhanahu wa ta'ala kó fún jẹ́ nìkọ̀ọ́kan wa nisa kí ẹ máa dáwà pẹ̀lú anẹ́bì ní ẹ̀ṣọ́ra ìmọ̀ fún ìmọ̀ wọlé tóbìnrin o ìyàwó ilé yóò lò fẹ́ lọ fíìmù nílé nébọ̀ ibẹ̀ ní wà látàrọ̀ dálé àtọkọ àtìyàwó ìyàwó gbogbo ni ó wó lọ́bẹ̀ àwúdù bí láhí ìrìnà ṣètò ọ̀nà rọ̀jì gbogbo kíni ó máa ń bí ẹnu dẹ̀ máa ń jẹ́ kí ẹ máa fi pé kíni ń ṣe wá náà kíni ń ṣe wá ṣé tí ò bá ti ẹ̀wá sẹ́sìn lára wa ṣé kò sí ìjọ mìíràn lára wa mẹ́ni nígbàtàwọn èkì nínú rẹ̀ ní irú ọdún tí wọ́n ń ṣe lénìí nínú àwọn ọ̀nà tí ń fa zìnà òun náà ni ẹwọ́ ọdún tẹ́yìn sí lé ní ọdún valentine ọdún òsì àtọdún àgbákò lè tó ṣe pá àwọn ọmọ yìí obìnrin wọ́n ti rìn lọ káàkiri ọlọ́run bọ́bí tẹ́rìn lómi wà báyìí tí wọ́n ti báyìí jẹ́ lọ nínú rẹ̀ òun náà ni ìmọ̀ tú àwọn obìnrin lẹ̀ kán máa jáde bó ṣe wù wọ́n kó mọ́ sí àwọn òfin tí ń gáìdì obìnrin ẹ máa mọ́ pé ìwọ́n tó wọ̀ yí lọ wọ́ sọ gidi ńlé bó ṣe rìn yóò dá ìrìnkúrì ló ń rìn yìí ìrìn òsì ní táwọn yẹn bá ti rí pẹ́nu tí ń pọ̀ láwùjọ oníkálùkù náà ma adjust àmọ́ ká ma fi àwọn ọmọ burúkú lẹ̀ ká ma ṣe tó wù wọ́n tàbárọ mọ̀ ah ó sì lọ́jọ́ ìkíní kan ó sì lọ́jọ́ ìkíní kan àwọn òbí bẹ̀rẹ̀ sí ní mọ́ sunkún káàkiri àwọn ọmọ wá ti lọ́jọ́ valentine kò sí nǹkan tó ń ṣe àwọn èèyàn gbà yẹn àwọn asbábù tó wá pọ̀ gángan bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tí yẹn fi lè sáfún azina zinan oní òní ìbẹ̀rọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ẹ sí nímọ̀ ipé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ohun wò wá ọlọ́ọ̀bá ń bẹ ní sẹ́mà àmọ́ ń bẹ ní gbogbo àyè pẹ̀lú ma rẹ̀ ọlọ́ọ̀bá mọ́ tán sọ lọ́wọ́ ó mọ́ tán ṣe wa ma tasqutu min waraqatin illa ya'lamuha ewé kan ò ní bọ́lẹ̀ lára igi tí ẹ̀bá ń ọlọ́ọ̀bá tó mọ kọ̀kọ̀ tó gbẹ̀gbẹ̀gbẹ̀ ní nígbà tó dájòkó sínú ilé pẹ̀lú fóònù tó ń wò kú yẹn wà mọ̀ rántí pé ọlọ́run ọba o ń wù mí ọlọ́run ọba ò sì fẹ́ tàbá rántí eléyìn kọ́ ọkàn ó bẹ̀rẹ̀ sí <clears throat> àwọn content lè tó máa ń jẹ́ kọ́kàn yẹn máa dọ̀tí àwọn pages orí Facebook ní àwọn Twitter kí ló fi Twitter gáṣẹ́ lórí phone kí ló fi ń ṣe tí ẹ bá ṣe pọ́ òun wò delete twitter dànù lórí fóònù rẹ gbogbo àwọn kọ̀nà àwọn àwọn kọ̀nà wá tí ó sì yí yọ́ dànù kó ń bẹ́ lo fóònù yìí fún nǹkan gidi lo láti fi ráàlì jẹ́nà ni mọ́jẹ kó kó bá alìjẹ́nà rẹ nínú rẹ ni al-ikthar min qira'ati al-Qur'an kápùlẹ̀ tí ó ma ka Qur'an tó bá ti ń ka Qur'an tó ń ka ọ̀rọ̀ lọ́ọ̀bá lójoojúmọ́ èmi ò mọ̀ Lárúbáwá ni o lè ma ka léèbó wọ́n túbọ̀ ọkọ́ sí Yorùbá ma kálẹ̀ kọ̀ọ̀kan ma wó dáadáa lóòrèkóòrè láràárọ̀ tó bá ti jí èyí tó kọ́kọ́ fi tẹ WhatsApp jẹ́ kókó jẹ́ nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ mú òun náà ni Qur'an ká Qur'an yóò jẹ́ kí ọkàn máa rọ̀ yóò jẹ́ kí ọkàn máa ṣe kí ni ó kó máa rọ̀ <clears throat> gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni al-iksar min dhikrillah ìmáran tí Ọlọ́run bá lórí kórè alladhina yadhkuruna Allaha qiyaman wa wa ala junubihim àwọn tó kó so mọ́dọ̀ ọlọ́wọ́ bá tó bá ti wá gbé nǹkan wá tó ní sí pẹ̀lú ẹ̀ṣẹ̀ inú yóò ní dùn sí ó bẹ̀rẹ̀ sí ní mọ́ kórìíra rẹ̀ wọ́n mọ̀ wọ́n pé ah táàfà ìbá ń sọ̀rọ̀ gbọ́n kìíní kí tó mọ́ Muhammad sallallahu alaihi wasallam ó padà pé àwọn ah, àfáyẹ lálásì ètò wípé àkódẹ̀ tó ṣe tó rízi ni pé àwọn ni léyìí táàdẹ̀ gbọdọ̀ dákẹ́kọ́ mọ́ lọ bẹ́ẹ̀ láwùjọ a gbọdọ̀ sọ̀rọ̀ ń pa rẹ̀ gbogbo wa sì gbọdọ̀ fọwọ́sowọ́pọ̀ ká fi bá gbogbo àwọn àbàjẹ́ ìjà ni àbí Allah subhanahu wa ta'ala kó fún jẹ́ kọ̀kan wa اللهم wa الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك